olúwa ní ẹgbà okùn wọn ọlọ́run ọba mú hablillah kò sókun ọlọ́run tó nà sáyé ju alkùnránil kẹrí mú lọ ẹrù mọ́ ẹdì mọ́ alkùnránil nìkan ló lè kó wájọ́ bàbá máa tara wa lókù gbogbo ọ̀nà yóò tí mùsùlùmí rò pé a lè sideline ọ̀rọ̀ ọlọ́run káwà projì ní ìtàfi unite this unity ní padà ń result sí And we can go, uh, go on to cite instances and examples all over the world. gbogbo bí àwọn èèyàn ti láwọn kóra àwọn jọ ẹjá sọ̀kan ẹmẹ́jà jà ẹwà wo kí ni bẹ́sìsì sọ̀kan wọn kí ni bẹ́sìsì àìní ìjà wọn ọ̀sálùkọ̀lá ní mẹ́ sọ́rọ̀ ọlọ́run mẹ́ wọ́n tó kágbẹ̀yìn wala tafarraqu kí ni ń pawápọ̀ lónìí kí lọ́lọ́ ní kọ pawápọ̀ bí i bá dé àwùjọ mùsùlùmí mi lónìí ẹgbẹ́ yìí kò ní yìí ṣe mú gbẹ́gbẹ́ yìí ní ẹ̀ ń bá ẹlẹ́ti iníṣẹ́ ti nǹkankan tẹ́ fi ṣẹ́rí gbogbo ń ta bá ti kóra wa jọ ta láǹsí lẹ́gbẹ́ tí bá ti ń di pé èmi tèmi sọmọ ẹgbẹ́ ìní lẹ́tọ̀ sí nǹkan kan tọ́tọ́ sí mùsùlùmí kódà ìmọ̀bọ́yá mọ́rọ̀rọ̀ náà gbé kalẹ̀ ẹjẹ mú wá ìnà lọ́dá a ń bàbá wa yíwà níbi kan ọlọ́wọ́ gbẹ̀yìn gàjù báyìí lọ wọ́n wá kó wọ́n submit applications síwájú yín kanrin ẹ̀sì wà in a position of authority ẹ̀yin náà lè ràn èyàn lọ́wọ́ tẹ́nìkùn sí ní question yìí ẹni wọ́n qualify lákọ́kọ́ o àmọ́sẹ̀ pé báwọn tó bá qualify bá pọ̀ a wà ní tàbí ẹni abáfẹ́ ràn lọ́wọ́ kódò òfin náà kọ́ nígbàtí ẹ bá ti sí a ìjọba ti wá di pé kọ́dà ń ṣẹlẹ̀ kẹrin lónìí Abdullahi ní ìwé jẹ́ abdulrazaki ni ìwé tí ẹ̀ muhammadu ni ìwé tí ẹ̀ ní àwáwá criterion in tó so wọ́n pọ̀ táà fi fún ẹnìkan ní priority over and above the other ju pé sọmọ ẹgbẹ́ wa ní islam ká ń se máa ẹgbẹ́ lókúta ń se ẹ̀dàkùn ìjọ abá ti bá débẹ̀ Al-Imam Ibn Taymiyyah lọ sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ọjọ́ táwọn èèyàn bá kóra wọn jọ yuwaluna wa yu'adun tó ṣe pé tí wọ́n mú ní basis of friendship or enmity is something different from al-Qur'an al-Karim Islam kan wọn torí pé tí ó so mùsùlùmí pọ̀ ni wa atasimu bihablillahi jami'a wala wala tafarraqu